adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àparí ọpá pẹ̀lú gbónà alhamdulillahi rabbil alamin ọba tí adúpẹ́ fún yìí gbogbo ohun tí jẹ́ dáadáa ohun tí jẹ́ oore ọ̀dọ̀ ẹ̀ ló ti wá àwa mọ̀ ètò tó fàyínà àmàlóore gẹ́gẹ́ bí a nínú ṣe wa lẹ́jọ́ tá a ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí àkọlé kan ṣoṣo náà ni òun náà ni mafhumul Islam understanding Islam àgbóyí Islam gbogbo láti máa tẹnumọ́ pé àkọlé ìkẹnú gbogbo tí Islam dá sí níbi lábẹ́ torí la fi ní kókó ọ̀rọ̀ kan pàtó tí àìmẹ́nu bá ń bí ìgbà mẹ́wẹ̀ àwọ̀ alìmùnàsàbátú alìsìlámìyà àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ ní Islam tó ní ìbátan ká sọ̀rọ̀ lé lórí kàmọ̀wáṣí alìsìlámìyà gẹ́gẹ́ bí àwọn àsìkò kan tó ní ìbátan pẹ̀lú Islam fọ́pẹ̀rẹ̀ àsìkò Ramadan àsìkò hajj àsìkò idul adha ọdún iléyá bákan náà rọ́bìlà awal àsìkò mọ́lid rajab àsìkò israel miraj hijira gbàtà parí ọdún kan náà ọdún hijira tàfẹ́ bọ́sọ̀mí àti tọ́jọ báyìí báyìí báyìí lọ́nà pẹ̀ ní alimunasabatu alislamiyya awil mawasim alislamiyya lóòrèkóòrè a máa ń dá sí látara pé wàdá ké ẹnà dìkọrọ káfàlùmọ̀ mi ni ọlọ́run ní ìrànlẹ́bìnrin àwọn ìrètí gbogbo ìrántí yìí wọ́n ṣe àwọn olùgbọ́lọ́gbàgbọ́ láǹfààní ẹni kò sí ní wá sáàyè yìí àfi kó jẹ́ mùmìnì gbogbo ẹ̀ńtẹ́ bá ti ń rí bá ti wá síbí mùmìnì ni anabi muhammad ń gbẹ́tẹ́ bá ti rí ní masalasi ẹjẹ́ rí pé mùmínì ni ṣùgbọ́n darajatul iman tẹ̀tàfáwàd ìjẹ́ mùmínì yẹn ipò ẹjúra wọn lọ àwọn àmì ọlọ́ọ̀bà àríkọ́ láti máa ṣàlékún ìgbàgbọ́ fún ni ọlọ́run ṣàlékún ìgbàgbọ́ wa ìgbà máa mi sí bẹ alahawadis والوقائع الجارية المحلية والإقليمية والعالمية òun náà ni àwọn àṣẹlẹ̀ tí máa ṣẹlẹ̀ lóòrèkóòrè lórí ilẹ̀ ayé kó lè gbà mí pé ó lè má ní bàtà pẹ̀lú ẹ̀sìn àwọn events tá a bá ti rí pọ́sẹ̀lẹ̀ tá a sì rí bùkátà kátàmálẹ̀ sí a máa ń lo àǹfààní iṣẹ́ ìwé pé àgbẹ́ta fẹ́ gbọ́n bẹ̀rẹ̀ gbogbo dáa ti sọ ìpátánà àfijọ ànábìnrin ìṣẹ̀lẹ̀ ká kìí ṣẹlẹ̀ ní òbíṣẹ́ ayé ànábìsẹ̀sẹ́lá kí ànábì gbọ́ sí tàbí kó rí ọ̀dà àfikánibìdà sí Thank you. anábì wa ní Madina jọ kan sallallahu alaihi wasallam yẹn ọba Kisra kú o gbọ́dẹ̀ fẹ́ wá jọba jọba ni ọmọbìnrin ọba lọ́pẹ̀gbàdà lórí àga bàbá ẹ̀ ani Muhammad ọgbọ́rọ̀ yẹn ó aw kama kọrọ sara ó ní láéláé àwọn èèyàn kan nínú ìlú ìletò ní ìlú ńlá ni tí a wá fẹ́ yan olórí pátápátá nínú ìlú tí a wá lọ fún fi obìnrin so lórí wọn anábì ní èrè ń jẹ ọlọ́run jìnà sí wọn wọn ò ní jèrè láéláé Imam Bukhari gbàdí sí wa tààlì kò anábì nù kọ́mẹ̀tì anábìnrin yẹn lẹ́jọ́ yẹn ló sì pé máa rí táwọn àfá Islam ọgbà láàyè kó méjì lórí pátápátá ibi ẹ̀sìn bá ti rinlẹ̀ wọn ní gbà kó bí wá jẹ́ olórí pátápátá torí àkọọ́lẹ̀ ànábì torí pé ń tí ìjẹ olórí tó ń béèrè fún ìsìlára obìnrin àdámá tá a fi so lórí tá a fi rí ṣe òsàrògbìn àgà lórí Islam tó bá wo mi ọ̀ lẹ́mìí lọ títí wọn lẹ́mìí wàhálà tẹ bá pariwo bí mi ń gbà mí ń bẹ ẹ̀jẹ̀ oṣooṣù ló sì máa jáde lójú ẹsẹ̀ wọn láyà ẹ̀ lọ́jà àtúnṣe tá a yàn lórí mùsùlùmí onímọ̀ kí jí máa fọ́ wa lọ́nà kí wákàtí márùn-ún ní bá lórí ránṣẹ́ ju oṣooṣù bẹ̀ àríjẹ́ ìjímọ̀ àti gíní bẹ́ẹ̀ pé obìnrin ò lè ṣe máàmù tẹ́lẹ̀ gbogbo tí ò lè jọ qualify ò náà ní ẹ̀tọ́rí díẹ̀ lọ sí pé gbogbo tí bá ń lọ náà làwọn náà máa ń sọ̀rọ̀ lé lórí nínú àyíká wa pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run bí tí a fẹ́ lọ lénìí ò náà ni tí ọkàn wa gbọ̀ngbọ̀n jùlọ ní orílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́ yìí tí a ń pè ní mòlú sáà ọdíyàtò sáà ọ̀rọ̀ àsìkò gbogbo ẹ bá jẹ́ olùpèpè rere tó sì máa ń tí ó yẹ kó mọ̀ tó sì jẹ́rú ọmọ orílẹ̀-èdè tá a wà ń bẹ̀ yìí kò ká ní ọ̀rọ̀ míì lẹ́nu lásìkò yìí ju ọ̀rọ̀ ìbò election torí pé ẹ ń bá ohun tí ń lọ níta lọ́wọ́lọ́wọ́ yìí àwọn nǹkan táà rírí táà gbọ́rí ní ìṣẹ̀lẹ̀ bàbá wa rẹ̀ inú àtọ́ dàgbà jù láàrin ni wọ́n wà kábẹ́ pààrọ̀ owó kó wá dogun tàgbọ́rọ̀ ẹ̀rí tí ìlú wa fún wa tó báyìí ó dáa ti ń pààrọ̀ pààrọ̀ tí ó sì wàhálà kódà ní ìgbà tí Buhari àti dé àgbọ́nṣèjọba wọn wọ́n pààrọ̀ owó kódà ọjọ́ méjìlá péré náà ni 12 days kò sí yẹ eléyìí wá lọ́dàrúmọ́ lọ́yìí kọ́lọ̀ kó ṣàánú wa àwa ìjọba kan ní mí dùgbẹ̀dùgbẹ̀ yẹgá tó pé ètí ń bọ̀ ìgá ń kọ́ ńgbàtẹ́lẹ̀ mi báyìí àwọn àgbàlagbà wọ́n ní àti ẹsẹ̀ kan bọ́ odò ọ̀ní ń fà á ìkejì ń kọ́ bá sì dẹ́yọ kan padà sẹ́yìn ló kù lópẹ́ bí dábára wa yìí ọ̀rọ̀ wa gba àdúà ọ̀rọ̀ wa gba àkíyèsí ọgbà kábára wa sọ̀rọ̀ àgàgà lólédè yìí àwọn mùsùlùmí pé àwa yàtọ̀ nú ẹ̀dá ọlọ́run bá wa lọ́la yàtọ̀ àwa kọ́ la yàrá wa sọ́tọ̀ inú Quran chapter three ayah one ten ọlọ́ni kuntum khayra ummatin ukhrijat linnasi ọlọ́ni lẹ́dájú níjọ ẹ̀yin lẹ́dájú níjọ ẹ̀yin ìjọ Muhammad kuntum khayra ummah ọlọ́ni lẹ́dájú ukhrijat linnasi àfàyín jáde nú àwọn èèyàn fáwọn èèyàn ukhrijat fẹ́yìntẹ́ kí ó mabuni majhul tuma ni pé akhrajakumullahu linnas ọlọ́run ọba ló fà yín jáde fáwọn èèyàn kò fi yín ayé pẹ́ yìí rèé ukhdat linnas àfihàn ayé ni àwọn abóyinmọ̀ tafsir wọ́n tún mẹ́ náà ní pé ẹni ààrẹ ẹni àdáàrẹ ni yín ẹ yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹ̀yin lẹni tá à ń wò lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n lẹ́ni à ń wò ìwòran àwọn adáyẹ kí wọ́n wò ara tó bá ń wòrán báyìí ẹni ẹ̀wò fíìmù àtẹ́mọ̀wò fíìmù gbogbo fíìmù kọ̀ọ̀kan ló ní actor tàfẹ́ wò táà ń retí irú tí ó play tí actor bá wá jáde nínú fíìmù síta tó wá dó tí ń wo audience ìrántà bí ìrántà jẹ́ àṣọ́nù pé ẹni táà ń wò kí wòrán ọlọ́run wá dá dúnmẹ́ ọlọ́ni ta'muruna bil ma'ruf ẹ̀dá dáadáa mà ẹ̀ ń ṣe dáadáa ẹ̀ tún pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkari ẹ̀ sì máa ìdá láìdá ẹ̀ jìnà sí ẹ̀ tún lé àwọn ẹ̀kún díẹ̀ ìdá wa tu'minuna billah ẹ̀ tó yòfíìdù istimurariya tó ń ṣàǹfààní nǹkan tí ò ní dó continuous tense ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah gbogbo gbà dáadáa gbogbo gbà ìkọ̀bàjẹ́ ìgbọ́nà bá gbọ́ síbẹ̀ lọ́wárí mọ́rúlẹ̀ alátàlá ni ó ní eléyìí ni wọ́n ń pè ní shurut khairiyyati hadil umma eléyìí náà ni conditions rules tí ń jẹ́ kí máa nábi lóore ìjọ máa nábi bá ti lè gbéjù sílẹ̀ ìdàkejì khairu náà ni kí ìdàkejì khairu sharru gbogbo gbàtà bá ti gbé ìpàṣẹ dáadáa jù sílẹ̀ ìkọ ìbàjẹ́ àti ìgbàgbọ́ nú ọlọ́run á padà dẹni ibi lórí ilẹ̀ ni nínú súra iná ó ní wàtà kúmí kúkú mọ́ kí àwọn kan dìde láàrin yín kí ni sẹ́wọ̀n yẹ̀dẹ́ wọn lè xè wọ́n máa pèpè lọ sí dáadáa wọ́n yá múrú bìlì máa wọ́n máa pàṣẹ dáadáa. وينهون عن المنكر wọ́n sì máa kọ ìbàjẹ́ wa ulaika humul muflihun ọlọ́run láwọn ẹni tá ń sọ iná lẹ́ni èrè láyé àti lọ́run ìyẹn ló fà á táwa náà fi máa sọ̀rọ̀ lọ́run máa ká bá tiẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ látara pé wọ́n takò mí nǹkan kúmà kúmà kádìdì umma majmu'atun minan nas ìkọ̀kánú àwọn èèyàn Umma yẹn kìí sẹ́yọ̀ yẹn kan torí díẹ̀ iṣẹ́ Conference of Islamic Organization ló fi wà nínú ètò wa monthly public lecture wá sí ìta gbangba oṣooṣù ìlà wà ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ẹ̀ àkọlé wa lẹ́ni náà ni dẹ́ọ̀rùn náà في الانتخابات الرئاسية الانتقالية العامة لعام 2023 ميلادية أقول روالين دورنا في الانتخابات الرئاسية الانتقالية العامة بعام ألف وثلاثة وعشرين وعشرين ميلادية أو الروز ojúṣe wa nínú ìbò gbogbogbò táàkó ní general election fún year 2023 táà fẹ́ fi yíjọba wa padà our role gẹ́gẹ́ bí mùsùlùmí dawruna muhimmatuna ojúṣe wa wazifatuna iṣẹ́ tó yẹ ká ṣe dawrul mùsùlùmí ìmáàna dawrul mùsùlùmí ojúṣe àwa tá a jẹ́ mùsùlùmí tó pẹ́ ní tí mò ń bá sọ mùsùlùmí ni ana wa anta èmi àti ẹ náà nu jẹ̀mí àgbowó kí ẹ kọjú ojúṣe wa látara ìbò gbogbogbò tá a fẹ́ bí yí ìjọba padà ní ọdún tí a wà nínú ẹ̀ ya 2023 tó ti wọlé tọ̀ wá pátápátá yìí òní ni ọjọ́ keje oṣù keje ọdún àwọn olóyìnbó ó kọjọ́ méjìdínlógún a ní eighteen days before election presidential election on the twenty-five tó ń gbẹ́jọba ìdí twenty six twenty seven láti mọ́mọ́ bí a ń lọ lórí ta ló yẹ kó jẹ́ ààrẹ wa tá a bẹ ọlá rukọ́nà tó wá máa tàṣà òun ilẹ̀ àyàṣà Allahu Rabbul alamin ẹ lè fẹ́ nǹkan kẹsì nǹkan náà ṣe àkèfé fẹ́ èmi ọlọ́run kọ́ wà ń bẹ̀ afẹ́ kọ́lọ́run bá ní fẹ́ bá fi akùdé wọ̀ ó jẹ́ kó sojú wa kó bá wa láyé bá wa láyé kó bá alálàáfíà. La ká má sínú àìrójú ká má sínú gbèkùn ká má gbèléwòran ká wá lè kópa tọ́tọ́ tó yẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere nísẹ̀síbẹ̀ fún wa ilé ni agbègbè bí tí a fẹ́ sọ̀rọ̀ lọ ní sí ayò lórí ọ̀rọ̀ òṣèlú ìṣe tuntun ìdàdì bá sábà ní kódà ní àìpẹ́ yìí a ti pe àwọn INEC wá síbí nígbàtà ń gba PVC kí wá fà ní ìdánilẹ́kọ̀ọ́ lè lórí ọ̀rọ̀ pé sáà di bàbá àdìbò àti yẹn jù yẹn àwa wà nù ẹni tó sọ pé wọ́n dìbò àwọn àfáà àti ẹni á dìbò làwa faramọ́ àwọn ò faramọ́ má dìbò àwọn àfáà àti ẹni wọ́n má dìbò àwọn àfáà àti ẹni sì ni wọ́n ó dìbò àní àpọ̀jù láyé lórílẹ̀ ayé lẹ́nu ní kájẹ̀ pé sẹ́ńtúrù táwà yìí ní àwọn àtọ́lọ́ bá ní kí ọ̀rọ̀ bó sojú wọn náà fà wá tí wọ́n dá sí tí wọ́n bá ní kí wọ́n máa ka àfà láti ayé àwọn ṣùgbọ́n azari gbogbo ọjà dàda hàk bọ́nà náà sọ̀rọ̀ bò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn díẹ̀ nínú àwọn àfà wa ní àwọn faramọ́ ìbò látara bó ti ń bẹ́ẹ̀ tá a bá bu tá a bá kó oúnjẹ tí wọ́n bá pọ̀ tán yányá ọ̀tọ̀ yẹn ni ká sọ pé ten percent wọn àti ẹ̀jú two percent lọ ìdá méjì ní ìdá ọgọ́rùn-ún gbogbo ninety eight tó kù tàbí ká sọ gbogbo ninety tó kù nígbà pa àlejò lórí àwọn àní àròyé lórí pé ṣé ká dìbò pé ká má dìbò gbídájọ́ akọ gbé tàbẹ́gbé lẹ́ni òun náà ni alìmùsàrákàtú láàmùkọ̀tà alìmùsàrákàtú láàmùkọ̀tà ìkópa nínú ìbò ni o kò sí pé mi ò dìbò gbẹ̀lú ẹgbẹ̀lú ìkópa nínú ìbò ni o dẹ́rù àkọ́kọ́ nù I must vote mo bú ọ̀sẹ̀ kí ni under must kí bí mo bá fẹ́ àwọn àwọn mùsùlùmí ń bá sọ̀rọ̀ àwọn mùsùlùmí gbọ́dọ̀ dìbò ni kì í ṣe tí ń bá fẹ́ lè àṣìbábẹ̀ ìbéèrè wa ni pé limadha nantakhib kí ló dá fẹ́ dìbò ó why we want to vote as a Muslim especially general election for two, two thousand twenty-three. why I must vote You ìlàfẹ́ dáhùn ìdáhùn alákọ̀ọ́kọ́ sawtuka intikhabi ìbò rẹ gẹ́gẹ́ bí olùdìbò faridatun shar'iyya faridatun shar'iyya ọ̀ràn yẹn sí ni ọgbọ̀n gẹ́gẹ́ bí ọ̀ràn yẹn sí ipò tí ká gbọ́ bá gbọ́ wà ipò tí kí a kírun wà ipò tí ká gba àwẹ̀ wà ipò tí ká yọ sàkátà bá lówó lọ tàbí ká lọ sí ààyè dábá lówó lọ ipò tó wà òun náà ni ipò kí a dìbò ló wà ọ̀rọ̀ yìí lè jẹ́ kàyéfì lọ́dọ̀ àwọn èèyàn pé ẹ̀yẹ̀ gbọ́ wọ́n máa ń fi ìbòdídì wé ìrun ó nídìí kí nìdí òun náà ni lọ́dọ̀ àwọn àfáà wa látijọ́ kódà ti mọ́ àwọn àfáà ní àkídà wọ́n pè nìkan ní nasibul imama kí a yan olórí olórí wa rẹ gbogbo àwọn àfẹ́ẹ̀sìn pátápátá gbogbo òrí pátápátá nínú ẹ̀sìn lọ́gbàpọ̀rọ̀ àyàn ni àwọn alìmọ̀záìb alìakọ̀ ìdíyà gbogbo àmọ́sábà kídà àwọn mọ̀tẹ́sílà àwọn mọ́ríjíà àwọn ṣíà àwọn alùsùnà gbogbo ń tẹ́ ma ń kànú tí a yẹn tá bá débè èyàn olórí gbogbo wọn ní àpè lọ́rọ̀ àyàn àfi àwọn díẹ̀ ní àwọn àwárí nìkan ní àpè kan ká lólórí ní ọ̀ràn àyàn wẹ́lábàkà ọ̀dọ́ abúnú tèmi ẹ̀rọ ìmọ̀lá tí a sì ka àsìyá sáà tí wà ṣẹ̀rẹ̀ ìyà rọ́ ìwà rọ̀ ìyà tí bàbá wa iná ṣe táà sì ká alìakáàmù sultaniya Imam Waridi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú tí àwọn àfáà wa ìsáájú òun náà láàmà rí pé gbogbo náà gbàyí pé ọ̀ràn yẹn ni bàbá tèmíà ó ní wilayatun nas kí a ṣàkóso àwọn èèyàn mẹ́ni àwòjẹ́ wàjìbá àti dìí ọ wà anụ ọrụ anyị ẹsị isi akwụsọ anwụinya ọ jẹ na awon afọ awa bee inyepi lenu lọ́dụ awon afọ ọ ní usulifike kọida agada mgbe na-ekọida ta usuli ya wọ́n sọ baa ikpe maala m ya ti maliwa aji ilabeghi gbogbo nǹkan tá a bá lè rí ọ̀ràn àyàn se àfi ká ṣe nǹkan náà nǹkan náà ti di fẹ́ kírun ní ìsìn fi ní sọ ní yóò jẹ́ ká lè rínu kí fi jẹ́ àtẹ́wọ́gbà. a sì yí pé n tó sọ di ọ̀ràn àyàn ní lẹ́nu wá nílùú wa ìlú tá a bá fẹ́ ní olórí ìlú tí ó máa darí wa ọ̀nà tí ìjọba là kalẹ̀ ni ọ̀nà kádìbòyàn a sì pé kádìbòyàn olórí kí ló jẹ́ yẹn ìtumọ̀ tí a bá sọnù àfáà tí a kò tí ọ̀rẹ́ lẹ́ẹ̀kan ìtumọ̀ ẹ̀ nìyẹn pé sọ́ọ̀tù ka ìtìfà bíi faridatun shar'iyya òun náà ni ustaz dr Salahuddin Sultan nínú àwọn tí a rẹ̀ tó ṣe òun náà ni ìyẹn wà ìdí nìyẹn tí wọ́n fi sọ yí pé ọ̀ràn yẹn ẹ̀sìn ni torí pé lè ní ọ̀nà kan oṣù tí a ń lò láyìíká tí wá ń bí láti ní olórí ní kádìbò nígbà tẹ́tí wá sọ fún wa pé inú ẹ̀sìn wọn ká ní olórí pẹ̀pẹ́ ìbò tàbí ní fún rẹ̀ mùsùlùmí ọ̀ràn yẹn ni fún ẹ̀ nígbà tí o bá dìbò ó sojúṣe ọ̀ràn yẹn ìbò dídìnù kálí mùsùlùmí gẹ́gẹ́ mùsùlùmí bàbá yìí tẹ̀síwájú oníbàkan náà wájibu wátọ ni ó ní ìbò dídì ọ̀ràn ayan orílẹ̀-èdè ni ọ̀ràn ayan ìlú ni gẹ́gẹ́ bí sítìsì rere almuwatun sọ́ọ̀lẹ̀ ọmọ orílẹ̀-èdè rere ó ń láti dìbò tó mọ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè rere àmì Nàìjíríà I must vote mo gbọ́dọ̀ vote láti lè elect the good leader. good president olórí la kọ́ fẹ́ yẹn twenty five mo fẹ́ sojú gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere gbogbo ẹnikẹ́ni tó bá sì ka ìta àwọn ànábì ọlọ́run tó fẹ́ ju àwọn ànábì ọlọ́run inú súrátù wà ní à bá ròyìn àwọn ànábì méjìdínlógún nínú ọlọ́run bá dákọ̀ àwọn ànábì ọlọ́run twenty láti àníhàm àyà eighty two sí 90 ọ̀sọ̀tàn ọdárùkọ àwọn eighteen wa gbọ́dọ̀ wá fẹ́ parí ẹ̀mí àyà ninety ọlọ́ni fábí ìdá om um ìlànà wọn ni náà tẹ̀lé. ìrẹ́ mùsùlùmí ìlànà wọn ni kó tẹ̀lé kí wọ́n dáná wọn àtàmùl máàlì mùsùtàmà alìmọ̀ àyẹ́ṣà máàlì mùsùtàmà ìbáwùjọ lò ìdárapọ̀ máwùjọ láti mú ìpadà rẹ bá àwùjọ ẹ̀wù táwọn anábì ọlọ́ni ẹ̀yẹn kásúrátù nù látàáyà àkọ́kọ́ dáyà kejìlá kẹwo ìkópa nábìnú nínú ìjọ rẹ̀ àtọ̀sán àtòru tí ó sinmi lé wọn lórí kò yọ rẹ̀ kọ́ máa wòran ẹ máa bá yí lọ tẹ́bà kò bẹ́ ẹ wò Ibrahim pẹ̀lú àwọn àjọ rẹ̀ kódà tẹ́ mọ́ ọba Namrud ó kojú ẹ̀ ẹ wò tán Hud àti sọ́ọ̀lì tó bá ka suratu àárọ̀ tó ka suratu Hud tó ka suratu Anbiya tó ka aṣọ́ara tó ka suratu a, tó ka ń kabut ó rí àwọn ogun tá à ń sọ ń bẹ́ẹ̀ wọ́n bẹ̀rù ọba wọn ẹ wà nábì Ṣuaib ní àwùjọ rẹ̀ lórí ọ̀rọ̀ ètò súná owó ọ̀rọ̀ à ń tààrà kọ́gbẹ́yìn عايش معهم حاول إصلاحه وحاول إسلام مجتمعه ó gbìyànjú láti tún wọn ṣe ó gbìyànjú láti tún àwùjọ wọn ṣe ẹ wo Lut pẹ̀lú àwọn ìbàjẹ́ ìwà alifasad lakhlaki kí ọkùnrin máa bọ́kùn ẹgbẹ́ rẹ̀ sùn kó bí máa bọ́bí ẹgbẹ́ rẹ̀ sùn kí ẹ máa dáná kí ẹ máa rìn òhò wọ́n yẹ wọ́n àgbò ó kópa inú àwùjọ pẹ̀lú ọjọ́ kòsìbí kan ẹ wọ anábì Yusuf ètò ìṣúná owó ọ̀dàrú mọ́ ìjọba ìlú ẹ̀ lọ́wọ́ ọ̀dà sí kódò béèrè ah, ah, eléyìí oyè mi ìjà alẹ́ ni mo fẹ́ kẹ́ ẹ fi mí síbẹ̀ ẹ fi mí síbẹ̀ mo mọ̀ ń pẹ̀ mo lè tún ṣe. torí eléyìí musharakatuna fil intikhabat ariyasiya lintikọliya al'amma wajibatun wataniya ọ̀ràn ẹ̀yàn lú ní ọ̀ràn ìpínmọ̀jọ́ mọ́ orílẹ̀-èdè ní àná kalmuwatin salih èmi gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere mú láti kópa inú gbòdìdì ó dìdì mélòó méjì àti rí tàwọn ànábì ọlọ́run bí a ṣe kópa tó yanjú inú àtúnṣe ìlú wọn lórí ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ ìwà ni ètò súnówó ni ètò àwùjọ ni lẹ́yìn náà ní ìfikún eléyìí fatawa ulama ilẹ̀ umma alimasiri fatiwa àwọn afẹ́sìn òde òní láti fi sọpọ́tì àwọn ọ̀rọ̀ wọ̀nyí fatiwa àwọn pọ̀lẹ̀ lórí rẹ̀ gẹ́dẹ́ máa kàn sọ díẹ̀ ń bẹ fún wa ni fún àpẹẹrẹ fadilatu sheikh Ali Jad al-Haq zai wa zai al-asbak àfáàgbà ẹ̀ ń pè ní jádùl haq tó wá sí nàìjíríà eré tó wá bẹ àwọn àfáàwò àgàbà wa ṣe adam àfáà zai àrí àgbà wọ́n ní fatiwa àtọwà masara wọ́n sọ nù fatiwa wọn wọ́n ní haythu ajaza ad-dukhul fi al wal-musharaka بالانتخابات أو ترشيد المسلمين للمجالس النيابية باباي جار الحق ọgbà láàyè kí a kópa ń bẹ̀ nínú òṣèlú òde òní káwọ parliamentary bishert pẹ̀lú mọ́jẹ̀mú ayakuna lè muslim musulun dáa ń sọ yìí o bàbá ti mọ́jẹ̀mú sí kọ̀wúyẹ̀ sàkìsì yà kó ní asáyìn tó dáa tí ò ní yòrò kí sẹ́njẹ́ ọ̀nà tí ó yòrò kò wí ẹ̀lì ìmá kó ní ìgbàgbọ́ tó dáa kìí sẹ́ tí gbàgbọ́ ẹ lẹ sọ ìbà nùfú wọ̀ráì kó sì nírò rí kó sọ ẹni tó sì pé ó lè implement ó lè achieve kó sì ní opinion nígbàtí bá ń lọ ń lọ tó ń píọ̀nà tó ń píọ̀nà rẹ ni ó ní wà káàna fi dáálì kanáfún ó lélẹ̀ yọ ma jẹ́ àǹfààní lè àkọlẹ́yàtọ̀ muslima kó dàbá pé bí tí a wà minority ni wọ́n jẹ́ lámùsùbá jẹ́ ń bẹ̀ yọ ma jẹ́ àǹfààní fún wa bí dìfà àníhà láti máa dáàbò bo mùsùlùmí yẹn tí a jẹ́ minority yẹn láti máa dáàbò bo wọn bẹ̀ wọ́tà òsèlè náà fi láhà tí ó sì máa mú àwọn àǹfààní wa bá kódà kó sì minority lẹ́fìlẹ́ nìna ní Amẹ́ríkà ní house wọn Ati ní mùsùlùmí bẹ́ẹ̀ ní France bẹ́ẹ̀ náà ni ní Britain bẹ́ẹ̀ náà ni wọ́n lè kéré kó dàbí ọjọ́ yọkan lọ yóò lè máa dìfẹ́ǹdì àwọn mùsùlùmí tó jẹ́ minority yóò lè máa wá àǹfààní wọn ibi táwa mùsùlùmí á jẹ́ majority wa ń kọ́ káwa lọ́jọ́ kù ní 1999 hunaka mutamaru ulama fi amarikiya asamaliya ní november 1999 ìgbìmọ̀ àwọn aláàfà sharia wọ́n jókòó àwọn tí a ń kópa ń bẹ̀ ìjọ náà lọ́hùn wọ́n jẹ́ wọ́n lé ní 60 muslim scholars tó pé ìjọ náà lọ́hùn ẹni ọ̀hẹ́ẹ̀dì wọn ni Sheikh Qaradawi 1999 wọ́n pàṣẹ fatwa fún àwọn mùsùlùmí amẹ́ríkà pé kí wọ́n kópa inú ìbò Amẹ́ríkà àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ tí wọ́n ṣe mùtámọ́lù tẹ́sí yìí wọ́n á dín ní sixty. lẹ́yìn náà fatawa alimẹ́tẹ̀lẹ̀ òròbí libuso alifuta European Council àwọn jẹ́ mọ́tò fatiwa fáwọn ará Europe tí bàbá yìí náà jẹ́ kan nínú wọn bákọ̀rọ̀ bá àwọn wọ́n ṣe fàtíwá náà bí darurati musharakati muslimina fil gard fil intikhabat pé ọ̀ràn yẹn ní ọpọ̀ dandan kí wọ́n a musulmi kópa nú ìbò tí bá ń lọ ní west aladifa anukukihim láti lè dáàbòbò ẹ̀tọ́ wọn wa taqdim mashru'ihi al-hadari lislahi ila mujtama'ihim káàná lè fi hàn ayé àwọn project wọn fún àyípadà rere kí wọ́n lọ fi hàn wọ́n ní amẹ́ríkà tí a ti ń sẹ̀mí tàbí ní europe generally bẹ́ẹ̀ láti máa rí oríṣiríṣi bẹ́ẹ̀ náà ni àwọn mọ̀jámi fìkìyà àwọn bọ́dì bọ́dì bọ́dì bọ́dì bọ́dì tí wọ́n jẹ́ bọ́dì ńláńláńláńlá bíi mọ́jùmọ̀ fíkì ẹ̀dáwọlé àwọn náà ṣe fàtíwà rẹ̀ àti àwọn oríṣiríṣi àwọn dúró lifta àwọn gbìmọ̀ fatiwa dáàrú lifta nisiriya dáàrú lifta libiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àlò tí ń ṣe fatiwa dọ̀rúra tó musharaka ẹlẹ́ẹ̀kẹta annaha dọ̀rọ̀ratun wàkíyàtun àsìríyà nínú dídá gbọ́dọ̀ dìbò òun náà ni wípé ìtàǹbáyí our present situation ìtàǹbáyí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ lórílẹ̀ ọsọ yìí ó sọ ìbò dídì dọ̀nà ìfà mùsùlùmí ń jábára wà àti rí the present condition of this country dídá ń bá yí lọ́wọ́lọ́wọ́ sọ ìbò di ọ̀ràn ilé wa lórí kí ni kan náà. àkọ́kọ́ muamaratul ada muamaratul ada ayé ada islam ìpètèpèrò àwọn ọ̀tá islam lórílẹ̀-èdè lórí lórí ìbò tí ń bọ̀ yìí kò kéré ó sì mítí làwọn ọ̀tá islam ń ṣe ó sì mítí mítí wọ́n ń ṣe tó bá ṣe pọ́ bá hàn sí wa tẹ́lómi bá mọ ìpètèpèrò àwọn ọ̀tá lérí orílẹ̀-èdè yìí yóò bá ní tí ọba sínú àkéré ìfín bóun ló ti jẹ́ tí mo kù oṣù kan tí nàìjíríà wá dàrú báyìí àwọn àgbàlagbà rèé mọ̀sọ́lẹ̀ kan sẹ́ẹ̀rírú ilé ìrìn ni kábẹ́ pààrọ̀ owó kó ti dọ̀nà sí alọ́run kọrù epo sì dọ̀rọ̀ sí alọ́run a máa ń ní kẹ́sì epo lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbọ́nbí wílé kan àti ìlú eléyìí àti ìlú ẹ̀rí ìtì ni pé bá wádìí ẹ̀ lọ wàbọ̀ wàbọ̀ wàbọ̀ wàbọ̀ wàbọ̀ wàbọ̀ ẹ ẹ tù kàn bò dídì tó ń bọ̀ yìí tẹ bá tọ fínífíní ẹ tù kàn ìbò dídì tó ń bọ̀ yìí èéfín tá à ń rí tàmà pé náà bẹ́ẹ̀ bì wọ́n ní ìsọmọdé ìlú yìí ìjọba orí kọ̀ntró kálùwá ń lò jọba sí wò báńkì ń lò jọba jẹ lọ àwọn pos àwọn gẹlẹ́ ní ìsìn agẹ́nìjọba àwọn pos gan ni gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n gbà dání sẹ́nà ń dìtámì tọ́jà ọjà bò ní jẹ àwọn oníyanínìsìn pos òfin wo ni a fi gbé pos wọlé tó fi àdọ̀gà máa lọ gbọ́n ti paasi lọ rẹ̀ ṣe house of rep ni àwọn tó senate àbí house of assembly tọ́gbọ́n wa ni wa ń control economy nísìn àwọn náà ń dìtámì ọ̀fẹ́ gba twenty thousand ha ó fi twelve thousand lé o abẹ́ẹ̀kọ́ ni haram sí ni ẹni ọgbà haram ẹni ó fún ni haram torí èèwọ̀ ni ká fi ìran owó kan pààrọ̀ owó kan kó jura wọn lọ ká fi náírà pààrọ̀ náírà kó jura wọn haram ni kò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kódà dé mẹ́yìn tẹ́ máa ń sẹ́wọ́ pé mo fẹ́ sẹ́wọ́ tuntun lọ́dínú Islam kò sákò orí owó the same value tó ti ṣe é ná one thousand one thousand tí ọba ilé pààrọ̀ pé ókè wọ́n lọ sí ìnáwó ní òkè o àwọn àgbẹ̀sẹ̀ rẹ̀ ẹsẹ̀ wo dúdú èló ni ẹ bá kó one thousand wá ẹgbàá nine hundred haramu ni o àtẹni ọ̀tà àtẹni ọ̀rà ó jẹ haramu ni wọ́n tà ó jẹ haramu náírà ọlọ́run sì ní fàlùbáríkà sí tí wọn bá sì tù bá ó lè tibẹ̀ dọ́mọ náà tó gbé ni inú sọ́ọ́tù bá seventy five ìgbọ́nà ọba àlekọ́lá tó fẹ́ dájọ́ lérí wọn ọgbọ́n tọ́lọ ọba dálẹ́jọ́ ni ọlọ́ni alladhina yakuna ar-riba àdájọ́wó èlé la yaqumun tó bá dájọ́ gbídà alìkámà yába fẹ́ jíǹde nù sàárè wọn wọn ò ní jíǹde illa kama yaqumu alladhi yatakhabbatuhu ash-shaytan wọ́n á dìde bí ẹni tí àlìjẹ̀nú kọlù bẹni tí àlùjànnú kú sí lára àbá abúlábùnú àbá ó ní yakumuna min kuburihim majanin ó ní wọ́n dénú sàárè wọn lẹ́yìn tó ti ya wèrè torí wọ́n ti dàrú mínà lè má sí torí pé ìgbà wọn ni dáálíkà ọlọ́nkílẹ̀ wọn yánà wọ́n kọlu wọ́n máa sọ́rọ̀ ìfún yí pé innamal bay'u mithlu riba pé àti owó àti ewé ilé nǹkankan náà ni ibá fowósòwò eh, náà ni ọlọ́ni wa halallahu al-bay'a ọlọ́ni oun ṣe títà rírà oun ṣe lẹ́tọ́ wa harrama riba oun ṣe rìbá léèwọ̀ ọlọ́wọ́ ni faman ja'ahu maw'izatun min rabbihi ẹjí wá sí bá dé wá bá látọ̀dọ̀ ọlọ́run bá rẹ̀ bá ṣe tó ṣe wá sí ẹ má dìbẹ̀ má ẹni tẹ́ ń fi owó pààrọ̀ owó owó kan náà nínú owó kan náà ẹ ń fi dọ́là pa dọ́là ẹ ń fi náírà pa náírà ẹ ń fi sílífà ẹ ń fi pààrọ̀ sílífà ẹ ń fi pant pààrọ̀ pant ẹ ń fi irú pààrọ̀ irú tó wá jura wọn lọ rìbá ni wà tí wọ́n wá dé wá bá fàǹtà jàwọ́ mẹ́rin náà mọ̀ kí ọ̀dá ìrọ́lọ́n foríjì mi ọlọ́ni fàlàwú máa sàlàfà ètò ti gbà yán lóní ó ní wà ámúrú ilọ̀lọ́hì tó bá dàlì kí á mà súnwó bíléèrè àbòhùn ní bíléèrè olóhun nìyẹn tí ó padà jẹ́jú ẹ̀ bí ó padà jẹ́jú ẹ̀ ìyẹn wà lọ́wọ́ fún lálìkí á mà ọwọ́ ni wọ́n mọ́ ní àádà ẹ̀ńdà wa bá sọ tí ọ̀gbọ́ tó padà bẹ̀ fáwọlá ìkà irú àwọn tá ń sọ yìí tí wọ́n bá kú sórí ẹ̀ tí wọ́n tú bá asahabu náàrí ọmọ náà ni wọ́n umu khalidu ọmọlọ́nà gbére ọlọ́ọ̀bá dájọ́ náà fún ń gba rìbá anígbà Muhammad ó sì pè fáwọn olówó èlé àwọn onírìbá ó ní lánà láwọ̀ ákìlà ríbà wà mọ̀kìlà wà ṣàìdè wà káàtìbà àwọn pàtàkì náà bí níbi dandan ọlọ́run òfò ọlọ́run àìrójútó ẹ̀ ọlọ́run ọmọ àbágbẹ́ tí bá ń gba owó èlé tí ń gba rìbá àtẹ́ni ń fúnni àtẹ́ni ń jẹ́rìí sí i àtẹni tó ń kọ́ àwọn mẹ́rin akila ẹni tó ń consume nù mọ́kílá ẹni tó ń fún nù bank individual wọ̀ṣẹ́ èdè trustee kò sí bọ́bá fẹ́ sí àkáǹtì lẹ́nì at least two trustee UBA ẹgbẹ́ ẹ̀kọ́ ni senate ẹgbẹ́ ẹ̀kọ́ ni gtb bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní wàkà àti ìbàwò àdán tó ń kọ́ bí ìgbà náà bí rí ṣẹlẹ̀ ni bí gbọ́dọ̀ wọn fásitì kò hàn báńkì system nìyẹn ìní àná fún píkṣọ rẹ yẹ ẹni tó ń gbà ẹni tó ń fúnni ẹni tó ń àwọn jẹ́ rẹ̀ sí ẹni tó ń kọ́lẹ̀ nínú ẹgbàá wa kan ó ní hómùsáwàá lọ́dọ̀ ọlọ́run gbogbo ọba kan náà ni a ń rí dia ikọ̀ ikú ọ̀ gbogbo ọba kan náà ni wọ́n rí torí di eléyìí nínú tó ń sọ káyàwó dìbò tí ń bọ̀ ọ̀ràn yẹn lé wa lórí ìbí abára wa tá à ń lọ́wọ́lọ́wọ́ yìí nínú ọ̀nà àbáyọ náà ní kásẹ́kí ni máa ń sọ pé ìbò wa tá ń dì ìbò ọ̀kan kan lọ ni. yes a lè tara ẹ̀rí ń tà ń wá gbogbo àwọn àfáà náà jẹ́ ni a máa dìbò wọn àsọpá a lè tara àbòrí gbogbo ń tà ń wá wà ní tẹ̀kìlélu ṣar tẹ̀kìlélu zulum ó ní pé kárí díìsì aburú kárí díìsì àbòsí election ò lè fún wa ní dáǹsẹ́kẹ́ ni dáwà gbọ́tí aburú bá jẹ́ ọgọ́rùn-ún tá a bá mú méjì kó ń bẹ́ ó dìgbà bí ó dìkù tá a bá mú ìwà kó ń bẹ́ ó dìgbà bí ó dìkù ibo tó wà ń ta nìyẹn afẹ́ dín aburú kù afẹ́ reduce evil afẹ́ reduce injustice nígbà tó rẹ̀ dìbò ni torí ẹ̀ ló pé bàbá wa fẹ́ dìbò yẹn a gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ ni a fẹ́ dìbò fún kìí sẹ́ni tó tó fi kún wàhálà wa ẹni tó lè rí díìsẹ̀ lẹ́yìn náà inú tó tó sọ èbò dọ̀rọ̀ àyàn fún wa látara ń tà bá inú gbà òun náà Ni, àsìwáàtù nàṣọ́ra alanan igbe àwọn kírísítẹ̀nì níta ariwo táwọn kírísítẹ̀nì ń pa tí wọ́n fi pamọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà nújọ àwọn àlàgbà nújọ wọn jẹ́ sì láyà inú social media inú fídíò jẹ́ sì dúkòkò àwa yìí ni a fẹ́ dìbò síre tẹnìkan nu wọn ní àwọn rẹ́dì láti wéṣì bò àwọn torí ẹ̀ta àfẹ́ dìbò fún lè wọlé kàkà kíkọ́ má jẹ́sẹ̀ sí kásìkí ni ó ní we ready to wait our vote kí àwọn láyà àríkàtọ́ sọ pé àsìkò tó kẹ́yìn Christian kẹwàá gba ìlú yín fún Kristi níta gbangba tẹ́nìkan láyà láyà wọn ọ̀bẹ̀rù ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí bó ń bá ti sọ́dá kí á gbéhùn sẹ́mi pé ìtaniláyà ni kí ló wá dé táwa mùsùlùmí tá lè bold tá máa bẹ̀rù tí àwọn bàbá wo nílé bọ́ta kí á sọ wọn pé àwa yìí sẹ́ ìbò tí ń bọ̀ yìí bí a fẹ́ dì sí rẹ̀ mi ò rà kan nínú àwọn àwa ńláńlá jábọ̀ dájá lè wí kálukú ń ni. kí ni àwọn alàgbà nínú ìjọ kí náà fi sórí òfin sórí. ètò wa le jù títí ẹ̀ tí ń ni pé aṣíwájú ó mú mùsùlùmí ọya gẹ́gẹ́ bí running mate odogun wọ́n wá ń sọ di wàhálà làgbà dáwọ́ àdákẹ́ ìdá ah. ẹ̀fẹ́ yẹn gan la fẹ́ ṣe èmi tí wọ́n bá yín sọ̀rọ̀ yìí muslim muslim ticket lọ fẹ́ dìbò fún. kájà ìjọ dúnra wo kájà ẹlẹ́kẹ́ tó sà ẹ ti wá ń dúnkokò mọ́ wa ìyẹn gan sọ di ọ̀ràn yẹn fúnra mùsùlùmí láti dìbò especially Lagos State àrùn kan bẹ́ẹ̀mẹ́ tí mo fẹ́ tó sọ fún wa kò sì dá tí ẹ bá lọ wo wẹ́bsáìtì àwọn INEC kẹ́ ẹ wo PPC permanent voter card tí àwọn gbà lẹ́kọ̀ọ́ ẹ wo ti bò dáadìí lọ́wọ́ ìdá tó ń di síwájú ẹ̀ tó ń di síwájú ẹ̀ kìí dín ní five million ní àwọn tí wọ́n gba voters card jẹ́ni sọ́wọ́ ẹ wá lọ́mọ òwò tá à ń di hádìí ló fi lé ní one million gbogbo òwò tá a fi ń dín àgọ́fìnà wa wọlé ó pọ̀ tẹ̀yẹn ní one million níbo four million wà ẹ báyìí náà ni ẹ̀yin ẹ̀yin yẹn náà ni ó ń four million lẹ́sẹ̀kù yìí a ní àwọn kan gba káàdì ìdìbò ni torí pé tọmọ mi bá fẹ́ lọ sùkúù wọ́n béèrè ẹni tá a bá fẹ́ lọ sọ́sibítù àwọn ìjọba ti ń wọ́n á ní ẹ̀sìn gba pvc wọ́n á ní rẹ́gísítà wa torí ìdí ẹ̀ ara ń tó sọ káàdì ìbò dọ̀ràn yẹn nù wọ́n sọ di mẹ́ta faridotun shar'iyyan wajibun wataniyun daruratun waqiyan asriyan. ni pé ọ̀ràn ayan à ń tà ń bá yí lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí ni tá a gbọ́dọ̀ gbìyànjú láti kí ni eléyìí ó náà ni ìdí mo sọ pé alimusharaka tó lámùkọ̀tà ìkópa ni o àgbélẹ́jọ́kọ̀ ẹjọ́ wà kópa sọ yìí ó lè dùn pvc ọmọ ní voters card ẹ tí ò ní yóò wòran ni o àwọn olùwòran on the twenty five nù àtàwọn aláròye àwọn ẹlẹ́jọ́ bí wọ́n máa jára para ah ọmọ ẹ̀gá o àṣìlágbájá náà wà wọlé wàláwà ah, o ìbùdó <laughs> wà ìbùdó wà. wọ́n wà náà bá ní PVC lọ́wọ́ a lè rọrùn fún ẹ̀ ẹgbà sí pariwo tó Yorùbá nìkan jẹ́ ilé jẹ́ sí ẹ ò kọ́ máa ní mo jẹ́rìí ẹwú dáadáa àti pariwo pariwo pariwo ìṣòro program kan láìpẹ́ yìí tí mo ní mo fẹ́ ṣe sẹ́ńsọ̀ ẹni tẹ́ ní PVC gbogbo náà náwó ah mo ní ẹ tọ́jú ẹ ọjọ́ ń bọ̀ ọjọ́ ti kéde. wọ́n ní sawtuka intikhabi quwwatuka sawtuka quwwatuka quwwatuka sawtuka your vote is your power your vote your power is your vote látùbà mọ́ta mọ́jọ́ wọ́n ra o mọ́jọ́ kí wọ́n sì áńgájí àtìrà torí pé rígì ti reduce nígbàtí Professor àìtàbí jìgá tọ́lọ̀ ti ní kó jẹ́ chairman INEC in ló ti mú ìyàtọ̀ bá kíbù máa káàdì ó jẹ́ káwọn lóṣùlù náà máa bẹ̀rù ní ìsìn wọ́n bẹ̀rù àwa dìbòdìbò ní ìsìn gan tíjọ́ lọ níjọ́ wọ́n gbẹ́kẹ̀lé kíkọ́ ọ̀kanú àwọn bàbá wa ó ti kú ní ìsẹ́lọ́bà nítorí jì lọ bá ń jọ́nà lọ́wọ́ àwọn ọmọ wa tó fẹ́ wa lọ rí bá delegate àwọn adọ́dọ̀ ẹ̀ àkìlá aláfẹ́ gbàmọ̀nà àfẹ́ kópa nínú òṣèlú wa ó lásìkò yóò ti tò ẹ̀yìn yìí yóò ti tò ó ní à wọ́n ń kọ́ ni wọ́n ìdìbò à ń kọ́ bò ní ẹ̀dábá ni wọ́n kọ́ gbogbo ǹdá ìwọ̀n yẹ kangarú ní ẹlẹ́jọ́ kò ń jẹ ẹmá ìnáwó kọ́ ó kẹ́mà jẹ gbèsè ó wọ́n yẹ ìdìbò wọ́n kọ́ bò ní rígì náà sọ yẹn buwa ti ń káǹtì nìsí nígbà ìdájọ́ gbé rídà masínìdè wọ́n tó wá rò pé 2050 ó ti yàtọ̀ sí ìdájí ń bá bọ́ ó tún gbé pẹ́lí sí ìdájí kẹ́yìn lọ́sùn àpèjúwe kan nù àti APC àti PDP ó mì wọ́n ó dé kan náà gbọ́n sí àwọn àti gbọ́n sí nísìn torí díẹ̀ lẹ́bìrì pé àwọn kan jára mọ́ campaign gan àwọn kan bẹ wọn campaign nínú abẹ́lé ìlọ bá àwọn èèyàn pàtàkì bẹ́ẹ̀ ni paul tí wá ní ẹsẹ̀ o. àwa náà dìbò fún o ẹ̀rù ti ń bà wọ́n rígi ti kéré rígi ti kéré torí délé ẹ̀sìn wa ọ̀fẹ́ ká dìbò ojúṣe wa gẹ́gẹ́ bí aráàlú wa nínú ìlú wa yìí ọ̀fẹ́ ká ọwọ́ ilà fi ṣégéni ọwọ́ iná ni kátẹ̀ka iná ni tẹ́ iná ni mọ́ sì fojú kéré ìbò rẹ̀ tí bù bá wà valid tẹ́nìkan bá rí 1 million tẹ́nìkan rí 1 million and 1 tani ó dìkílà torí àbí fojú kéré ìbò ní yunifásitì kan láìpẹ́ yìí wọ́n dìbò kan bẹ̀ wá ń péré ilẹ̀ tó wò ní fi dìbìtì ẹ̀ ń tí Toulouse one fourth níta fi jókòó lẹ́nu bóyá ìbò mi ló dìkílẹ̀ àwínà ngbọ̀dọ̀ wà nulẹ̀ tàbá wá fẹ́ dìbò láṣẹ dì bó dìbò àkọ́kọ́ òun náà ní wípé ẹni ó bá fẹ́ dìbò kọ́kọ́ mọ òfin òfin àkọ́kọ́ ni kí ni òfin làwọn INEC gbé kalẹ̀ INEC rule and regulation aláti mọ̀ àwa dá sí wa ní sí àìwòye rẹ̀ wọ́n ti wá bí wa sọ fún wa bó bá ti ṣe báyìí ṣe accreditation ìwé náà sọ fún wa bí wọ́n ṣe wo PVC wa ibi tá a tó sí ìwọ sì fún wa ní pépà bá a sì tẹ̀ka gbogbo ohun tí wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀ yẹn ká tó ń lọ tó ń gbọ́ àwọn jọba tó wà ládùúgbò wa tá a mọ̀ pé wọ́n lo ìjìwà lọ ká tó gbìyàn léèrè àkọ́kọ́ nù ìmọ̀ nípa béèyàn ṣe dìbò tí wọ́n sì ṣe àwọn àwẹ̀ nígbà wá síbẹ̀ ní àìwòye fún wa nínú àwẹ̀ tí wọ́n á fún wa nígbà tí wọ́n wá síbẹ̀ gbogbo tó wò padà òfin INEC ni ló máa ṣe dìbò àwọn questions oríṣiríṣi ọ wà ń bì eléyìí náà tó owó iná òun náà ni tó ní PPC òlélẹ̀ eléyìí náà tó ń wó náà òun náà ni gbogbo ẹ̀ fún wa ìwé yìí ọlọ́rẹ̀ kà Buhari fàìsẹ̀ kíbo rẹ̀ lè bá wà valid gbogbo ẹ̀ bá dùn kọ́ wà valid gbogbo ẹ̀ tó yẹ tó lẹ́yìn náà wátá ní PVC lọ́wọ́ kí a lọ sọ fáwọn ọmọ wa ní online kí wọ́n bá wa wo tó wà fáyé abẹ́ wà fáyé alẹ́gidà wà lè dìbò àwọn ọmọ àgbà ṣe máa ń ṣe ẹ lọ ṣe ó jẹ́ kó ti wá PVC ẹlẹ́ni ìsìn kí kọ́ wá di ìgbókọ̀lá nígbà rí sí ìbolo tí mo na wọ́ ní ẹ̀sìn náà alájà kílẹ̀ wọ́n wá kí ní dálábì ìdìbò náà báàgì ìtẹ́ gbé lọ sọ́sogbo tí ẹlẹ́rìí máa yẹn náà lọ́wọ́ ẹ lọ ṣe kí ni mo ní ẹ lọ ṣe tẹ́bọ́ wá rí dáńgọ́ lórí díẹ̀ wọ́n ní ọjọ́ àjò là máa rí ìkaná o ọjọ́ rìn àjò káàkiri yá pé bí eh, ọdún 24 wọ́n wá pvc kí àníkàkọ́ nìyẹn o lẹ́yìn náà ká sì máa àwọn olàfẹ́ dìbò fún lóye wo ni wọ́n ṣe yìí kàtàkì àwọn kàtà dìbò náà ni wàlá ẹ̀tẹ́ ẹ̀dá dìbò ikú wọn mi ò rírì ìrọ̀dàmà ìmọ̀ tó lè ṣe àti tó lè ṣe nígbà táwọn alájà ní ẹ̀ta dìbò náà nù náà làfẹ́ dì sí ìmọ̀ mọ̀ wọn àti sọmọ́sálásí wa àìsè lọ́ndì. Eh? ẹni kọ̀ọ̀kan ní gbé kẹsà lẹ́nu torí ẹ̀nà sọ pé ẹni tí ó bá dìgbò ló lọmọ orílẹ̀-èdè yìí ó ké tán yẹ́gbọ̀ pọmọ 18 years ó ti gbọ́n ó lè dánú rò ó lè dá decide ó sọ mọ̀tún mọ̀sùn kẹ́lẹ́ ọmọ dictate fún àwọn àgbàlagbà ń fa dictate fún wa ẹlú dá máa ń bí pé lùkùtẹ̀ dáwọn mọ̀ èwo náà lọ sí èwo náà lọ sí ẹ̀sọ̀fẹ̀ gíníkànlẹ̀ kò dákọ̀ tó wọ́n mọ̀ kò mọ̀ mí ẹgbẹ́ mú lọ fẹ́ dìbò sí yóò wà tẹ́tẹ̀kútẹ̀ ó sì tò ní oòrùn ẹ̀mí ẹ̀fẹ́ ẹ̀bọ́ nígbà tó lọ́tẹ̀ká sí ilé ẹ̀yọ́ tẹ̀ká sí lọ́tẹ̀ká sí owó èsì ẹ̀ tẹ̀lẹ́mí àtẹ̀mí yìí tẹ̀mẹ́ta pé tó bá jẹ́ kan mẹ́ wọ́n mọ̀ mọ́ kan mẹ́ jẹrẹ

Kala nìyẹn dáadáa yẹn má láníyàn lọ dìbò ni ìlú ọlọ́run kí ìdá ni mo wà fún kí dáadáa ṣẹlẹ̀ ń lu mo wà fún karojú ráàyè ló gbé débi o ká ní sinmi ọ̀rọ̀ abáńdìtì pọ̀ o ìnira yìí pọ̀ o mo wá bí láti kájẹ̀ ní sinmi ló jí ṣẹlẹ̀ ah, nǹkan ń ṣẹlẹ̀ o nǹkan ń ṣẹlẹ̀ o nǹkan ń ṣẹlẹ̀ o wọ́n fi fídíò kan hàn mí lánàá nínú àwọn tó súnmọ́ mi ni security ní bẹ́ẹ̀ sójà ni àwọn ọmọlẹ́yìn ẹ̀ sì gbé lọ bìkan lọ pa wọ́n sì sábẹ́ wọ́n sì ń sábẹ́ pẹ́ẹ́tà ń sẹ́nà àwọn ẹni lóko ọ̀gá lóko ọ̀gá you can talk now ah tẹ́sí ń sá wọ́n yọ apá sọ́tọ̀ wọ́n yọ ọ̀dà sọ́tọ̀ tẹ́sí ń sọ̀rọ̀ jẹ́ tẹ́sí ń pa ah, ah, nílùú tó lófin ẹdúwọ àwọn alàgbà ní ìjọ tí wọ́n kó láìpẹ́ bóyá lóògùn stéjì ni ah nù sọ́ọ̀sì ní ń pààyàn sí bí ẹran níbo la security náà wá wá àwọn agbófinró dà torí ìdí aláti láì dáadáa ní ìpadà rere ìnámọ̀lẹ̀ àmàlú àgbọ̀lá ní àpàfẹ́ kí nǹkan yípadà sí dáadáa níbi pa wákàdé rẹ̀ ọlọ́run mo wá sojú gẹ́gẹ́ bí mùsùlùmí mo sojú iṣẹ́ ẹ̀sìn mi mo sojú gẹ́gẹ́ bí aráàlú mo sojú gẹ́gẹ́ bí wàhálà ti ń bẹ́ńlẹ̀ pé kọ́ bá ní gbé fúfú ẹ̀rẹ́ ọlọ́run lẹ́yìn náà ikhtiyar aslaha wal akfa ẹni abárí kọ́ ẹni abárí kẹ́ni tó sì kájú ẹ̀ jù bó láti ọ̀dà ń dín fi mẹ́ni ọ̀dà oníkàmọ́ lẹ́bùsù rẹ̀ aláti máa pass incident afẹ́ dìbò fún un bolo ti ń bọ̀ tó fi débi pọ̀ fẹ́ dìbò ẹni tó ló ń lọ sí assembly ládùúgbò wa yìí bolo ti ń bọ̀ ẹni tó dá house of rep ti ń bọ̀ ẹni tó dá house of senate ti ń bọ̀ ẹni tó fẹ́ dìbò governor bolo ti ń bọ̀ ẹni tó fẹ́ dìbò president bolo ti ń bọ̀ aláti máa tó gbé ní ta fẹ́ ṣe lọ́dọ̀ àwọn afá kan wọ́n pa pé ṣahada ni afẹ́ witness lọ́dọ̀ àwọn afá kan wọ́n gbà yí pé tẹ́síkíà ni afẹ́ recommend lọ́dọ̀ àwọn afẹ́ kan gbà pé wàkálà ni afẹ́ ẹ̀ńtrọ́sẹ̀ ní kankan afẹ́ àkàlẹ̀ ló máa sojú wa afẹ́ gbé àmánà ní lọ́wọ́ kí sì ń gẹ́ kékeré gbogbo ìlànà gbọ́dọ̀ rò kẹ́kẹ́ mọ́ kálá dìbò ní ìsìn ìdí bẹ́ẹ̀ ń ta slogan ní mẹ́ta ní dìbò kó síbẹ̀ dìbò hundred iná ń pè ní ìdìbò kó sí kíni yóò ra ata yóò ra ẹja ọbẹ̀ mélòó ìyá ọdún mélòó ìyá ọdún mẹ́rin ìdìbò kó sí bẹ́ẹ̀ ẹjọ́ kan kó jẹ ọdún mẹ́rin ìyá ẹ̀ma tó pọ̀ púpà mọ́ sọ ìbò dáa di kẹ́yìn tèmi ibi mo ti pólíbi mo ti dìbò pọpọ́ọ̀fù méjì àti pé wọ́tà kan ní fi ń dìbò tiwani ẹsẹ o gbogbo ọdún mélòó adigini iye ọdún mélòó torí díẹ̀ èyí tó ṣe pàtàkì nìyẹn mọtàbó marabo don't buy don't sell don't buy torí délé kámọ́sì kópa nínú mọ̀dàrúbù ẹ mùsùlùmí ẹ̀kọ́ wa ní mọ̀dàrúbù àwọn hooligans àjọ gbàgbọ́ tí gbò ìjọdọ̀ wà lálẹ́ àwọn sádàsádà ọmọ mùsùlùmí gbọ́dọ̀ kó pa àgọ́ kó bá rígì ìjọba ń gbá kòtí àti ó dìjẹ ọkàn lọ gbogbo tó bá ti pè ní òfin ẹnìkan sọ fún wa tó ká tó lọ bí ká ká ṣe sùúrù pẹ̀lú wọn ká ní ìfaradà pẹ̀lú àwọn INEC ìwú wa mi ń bẹ wọn máa ń provoke yẹn tí wọn máa dà á láti lè bí everybody please please please go di ese wọ́n dáadáa mú káàkiri a ṣe kí ni wọn yóò bá ní agbòjọ́ ìgbòjọ́ kan ti ẹ má bínú lọ ẹ yín ẹ má kí ni tàbá dìbò tán dìbò tán tí má lọ òjòkó jẹ́ wọ́n àwọn ká wa ń bọ̀ ẹ̀ wọ́n torí pé wọ́n sí bẹ́ẹ̀ ní àrí ìbò báyìí fẹ́gbẹ́ báyìí yé báyìí fẹ́gbẹ́ báyìí yé báyìí ó sọ sínú internet. wọ́n ní pípà tó wà lọ́wọ́ àwọn yẹn pípà lásán ni kódà bí wọ́n bá gbà lọ́nà àwọn ò fún ọ ni ìbò ti débi dọ́wọ́ kọ́síkẹ́ ni yóò lọ sí pollution center straight gbogbo eléyìí ni ìyàtọ̀ tí ń bẹ nínú ìbò two thousand twenty three àwọn abẹ́ ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ọlọ́run kó sí rọrùn fún wa ọlọ́run mọ́ sí níbò tí ó dà rú mọ́sìnbù dákun máa para wa mọ́sìnbù dákun máa súnlé ara wa mọ́sìnbù tí ó pin wa ikọ̀ lọ́rọ̀ nírọ̀wọ́ lọ́sẹ̀ àwọn tó wá dáa jù lánàá náà lójú kan wà nípò àwọn náà ní bú yẹn nípò orí ìwò ọlọ́ọ̀bà nìkan lábánikún wọn lọ́wọ́ bánikún wọn lọ́wọ́ bánikún wọn lọ́wọ́ àwọn ìgbà tó ń bẹ́ ń bẹ́ náà ètò òkú tí a fẹ́ lò yìí náà ọlọ́jẹ́ kí a sọ kalẹ̀ rẹ̀ ọlọ́jẹ́ kúnlẹ̀ rẹ̀ ìjọba ẹnìkọ̀ọ̀kan wọn ọlọ́mọdé ọ̀dàrù ilẹ̀ ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọdé ọ̀dàrù kó tá à ń fẹ́ lóore lọ́dọ̀ ọlọ́mọdé fún wa gbogbo ọmọ wa jẹ wọn lábàríkà àwọn jẹ́ àti níyàwó jẹ́ àti lọ́kọ ọmọdé bá ní sí fún wa àwọn jẹ́ àwọn ọkọ̀ jẹ́ wáyọ̀ wá ní ọkọ̀ rẹ̀ ìyàwó sábẹ́ sí fún wa àwọn jẹ́ ń kọ́sẹ́ jẹ́ ń jẹ́ ń kàwé kí wọn yọ àwọn oníṣòwò ti kan kọ́sẹ̀ yẹn jú bójú wájú ẹnì kọ̀ọ̀kan wá lápapọ̀ ọlọ́ọ̀bà ní kọ́lá mọ́sàbà ní gbé gbogbo yẹ mọ́sàbà gbàdúrà wa rọ́bà náà ti náà fi dúnìá sanadán wọ́n fi lè áà